الحمد لله ثم الصلاة والسلام على رسول الله عليكم ورحمة الله وبركاته So, uh, ní last time, so níbi adad àti níbi hal, níbi adad àti nọ́mbà tó ṣe, òun náà ni pé kó ṣe ọ̀kan àti time ti hálù náà àti àsìkò tó ṣe tọ̀láko rẹ̀ wọ́n ti súnmọ́ ní táìmì yẹn so agbọ́dọ̀ make sure pé ó ti ṣe haidu ó ti wá mọ́ àti súnmọ́ kí n tó wá ṣe tọ̀láko rẹ̀ ní tọ̀láko sọ́nà níbi hálù tó tẹ́yìn bá ṣe tọ̀láko ní àsìkò haid òun la pè ní tọ̀láko lùbídà àbí tọ̀láko méjì lẹ́ẹ̀kan náà àbí ó ṣe tọ̀láko mẹ́ta lẹ́ẹ̀kan náà so òun la pè ní tọ̀láko bídà but the, but the problem ni pé ṣé tọ́lá kù bídà wa wọlé that is lóòótọ́ haram ni but ṣé àwa kà pé ó ti wá ṣe tọ́lá pé murhu falurọ ẹgbà yẹn tí ó bá ti sí àtọ́lá bá ní pé àwọn ibùn kọ́yì ibùn tẹ́míyà tí àwọn afáàn tún sí tọ́lá kò rọ̀jẹ̀ ìyá so àwọn ní pé ìyẹn ìsìláhù àwọn àfà lẹ́yìn ìgbà tí a níbi dé ni wọ́n ṣàmọ́ ń lo kẹ́límà rọ́jà ní èdè lárúbáwá tẹ́lẹ̀ ṣé wọ́n mọ́ ń lò fún máàna rọ́jà yẹn so tàbí sọ pé bẹ́ẹ̀ so kò àlè sọ bẹ́ẹ̀ so for that reason wọ́n ní pé táìpé nǹkan tẹ́fẹ́ lòdì pé kẹ́límà rọ́jà yẹn àlè lò torí pé ànẹ́bí sẹ́fídẹ́sì ń bẹ̀ àtúwá ní pé kódà gan tó wá rí àwọn ìyàwó ayá tì mí ti hadithi yìí tí ibn umar pé wàlàmìyàrọ̀ á ṣe àn pé ànẹ́bí ò wá ka tọ̀lá kìí sí kankan ó ti yàbí so pẹ̀lú àwọn evidence sí náà fi di pé a ah, pé a ní sọ pé ó wọlé tòlákù bídà ò wọlé torí pé ta bá wọ eh, hadith tàbí ibi ni a ah, man ahadasa fi ah, no man man amila amalan laysa alayhi amruna fa huwa raddun yẹn tó bá ṣe nǹkan kan tí ààrẹ sọ pé kó ṣe kíní yẹn á dà padà ní so ní ṣùgbọ́n tọ́lákù yìí tọ́lákù dé pé wọn pa láṣẹ pé ká mọ ṣe ìlànà fa huwa raddun so ilé ìlànà fi sọ pé inshallah ìtókọ̀ rẹ̀ sọ náà ni pé tọ̀lákù bídá o à níka ó ti rí báwọn yóò yà ṣe tọ̀lákù súnà ká tó lè ká now dẹ̀lẹ́yìn yẹn ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú almasala to sadisa òun náà ni the sixth masala lábẹ́ tọ̀lák òun náà ni arọ́jà ọ̀dọ́ níbi tíra wọn kọ rújà bá rọ́jà ní ṣọ́ta àlà rọ́jà ni torí pé masdaru marọ́ ni masdaru marrọ́tì ni and kí ni masdaru marrọ òun náà ni masdaru tó ń tọ́ka sí number of times tá a ṣe kankan ó dẹ̀ mọ́ wá ní waznu waznu fa'alatun fa'alatun surọ́jàtun dọ́rbatun fathatun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yàbí surọ́jà ògàlùkọ̀ ẹ̀ ti ṣọ́ tààlà so kí wá ni tàrífù àrọ́jà wọ́n ni pé tàrífù ha lugọtan so ní èdè larabawa ìkàtà ń pè ní àrọ́jà ẹni pé wọ́n ní pé almarọ̀ tú mina rùjú ṣùgbọ́n láti mọ marọ̀ fa'ala nàbí aha so almarọ̀ tù that is òǹkà nọ́mbà of nǹkan kan tó ṣẹlẹ̀ látara àrùjú kí nǹkan kó padà so tàbá ní pé rọ̀jà atún wà hidatun ó náà ní kí ni one returning rùjú ẹyọ̀kan tí bá ní pé rọ̀jà atan rùjú méjì rọja'at ó pọ̀ ó tí àbí so àrọ́ja'atú marrotun mina rojo so ó jẹ́ masdaru marro láti bo láti àròjò kí n padà wọ́n ṣára àmọ́ kí n pè ní àrọ́jà níbi ṣẹ̀ríà wọ́n ni pé ìhádàtú zawjatihi almutolakoti eh, tolakon goyro báyín ìlàmàkánat aléhì kọbla tolak biduni akdin ìgbàlánpẹ̀ ní àrọ́jà níbi ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn àfà òun náà ni kí wọ́n dá záójà padà ṣáà tó pé wọ́n ṣe tọ̀lákùrẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti tọ̀lákùrẹ̀ pé kó mọ lọ wọ́n wá dá padà gọ́ẹ̀rọ̀ báyìí kìí tẹ̀sí pé bóyá ó ti separate kó lọ́dọ̀ ọkọ rẹ̀ torí pé tó bá parí tọ̀lákùrẹ̀ eh, tó bá parí ìdà eh, rẹ̀ á pàdé mẹ́ṣọ̀tà rẹ̀ tó bá ti parí ìdà rẹ̀ báyìí ó ti separate kó lọ́dọ̀ ọkọ rẹ̀ so tó bá fẹ́ fẹ́ padà ó nílà ti ṣe tazawud mi ó nílà tún fẹ́ pẹ̀lú akudu mi bọ̀ ilé ó sì wà nínú akudu ó sì wà nínú ìdá kò tí parí ìdá wọ́n wá wọ́n wá sí kíni wọ́n wá dá padà so yé àbí so i'adatu zawjatihi al-mutallaqati talaqan oh afwan talaqan gọ́ẹ̀rọ̀ báyìí wọ́n ní pé tọ́láàkù tí tọ́ ṣe yín báyìí kìí ṣe tọ́láàkù ti báyìn afwan afwan kìí ṣe tọ́láàkù ti báyìn kí ni tọ́láàkù in. Ona ni two separation bíi kúlùrù ẹ pé kúlùrù oni báyìí tọ̀láàkù bá ìní àbí but aso, sọ aso, a sọ pé òun yóò mọ̀ jẹ́ yóò mọ̀ jẹ́ the minor separation ó ti yàbí then another tọ́lá tó jẹ́ ti bá in òun náà ni bíi káàṣì tọ̀láàkù bìnrin nílẹ̀ mẹ́ta the last one ìyẹn yóò mọ̀ jẹ́ bẹ̀yúnà tún kíni kúbùrọ̀ so a máa ń ṣe rọ́jà tó bá ṣe pé tọ̀láàkù ẹ̀kì ṣe tọ̀láàkù báyìn so meaning that obìnrin tó yẹ pé wọ́n ṣe kúlù rẹ̀ a lè ṣe rọ́jà rẹ̀ ó ti yàbí a lè ṣe rọ́jà obìnrin tó yẹ pé wọ́n ṣe kúlù rẹ̀ ó ti yẹ báwọn aha so a yà ṣe akdun jẹ̀rídù ni a máa lè ṣe kí ń pè rọ́jà so ìyàwó tó yẹ pé wọ́n ṣe tọ̀láàkù rẹ̀ tó so wọ́n ní pé tá a bá dá padà ìlà màkánat àléhì kọ́bla tọ́lá sí nǹkan tó yẹ pé ó máa ń ṣe tẹ́lẹ̀ so a dá padà sí hálù rẹ̀ nígbà ní tẹ́lẹ̀ pé ó yóò máa jẹ́ ìyàwó fún wa tẹ́lẹ̀ a wá dá padà sí hálù yẹn so àmọ́ àmọ́ ṣe bẹ́ẹ̀ bìdú ní akdin akudu kọ́ ló fà á ṣe akudu akàndá náà ni èyí náà ń pè ní rọ́jà so ìyẹn ṣe tọ́lákù ìyàwó tọ́lákù tá a ṣe yín ìbà kì í ṣe tọ́lákù báyìí ní tọ́lákù ṣe pé yóò mọ separate kúrò lọ́dọ̀ ọkọ mo á wò pé ah, ìṣètò lákòmọ́ mo wá dá padà ìǹdẹ̀ ṣe ákúdù òun náà ń pè ní kíni àrọ́jà ó ti yà mí náà wọ́n wá ní pé mashru'iyatuha so wọ́n ní pé mashru'iyya rẹ̀ níbi sharia wọ́n ní pé dalla ala mashru'iyyati rọ́jà alkitabu wa sunnatu wal ijma wọ́n ní pé tá a bá wo alkitab sunna tá a ijma wọn àfáà a mọ̀ rí pé àwọn ẹ̀rí tọ́ka sí pé a lè ṣe rọ́jà ní islam ó wà mọ̀ṣúrò ó wà legislated a mọ̀lì kìtàbù tàbá fẹ́ wọ tíra Allah a mọ̀ rí pé fakọ́lù tààlà ọlọ́sọ̀ ní pé wà bùrù ó ti àbí so wà bùrùlà tuhunna bùrùl jámùrù bùrùlà jámùrù báàlù baálé ó ti àbí wà bùrùlà tuhunna wọ́n ní pé àwọn ọkọ àwọn ọkọ àwọn ìyàwó tó pé wọ́n ṣe tọ̀lákù wọn wọ́n ní pé àhákù bìrọ̀dìhìnà wọ́n ní more right láti dá padà rọ́dù kan dá padà ó ti àbí naam fìdálìk àmọ́ níbi kíni níbi ìdá wọn in àrọ́dú islah àtọ́ àìpé wọ́n gbà ló pé àwọn fẹ́ ṣe islah wọ́n gbà ló pé àwọn fẹ́ ṣe tọ́lákùmọ́ so àwọn kan ṣe kí ni wọ́n ní more right láti dáhùn padà so ilé ní evidence àti quran tàbá tó wọ àyà mi wọ́kọ́lù tààlà ọlọ́run ṣàdù quran pé wà ìdá tọ́lákùtùmù nìṣá fàbàlágọ́nà àjàláhùnà fàamsìkùhùnà bí ma'aruf àwùsàrìhùnà bí ma'aruf so níbi àyà yọ̀rọ̀ sọ pé àtẹ́ bá ṣe tọ́lákù àwọn obìnrin wọ́n wá ní pé ájálù wọn àsìkò ó ti wá pé àbí ó ti fẹ́ pé jáde ó ti fẹ́ pé àsìkò náà ó ti kí ni ó ti fẹ́ pé torí pé ìgbà mítọ́ bá lo fíìlù báyìí ai wà àárọ̀ dá ó ti fẹ́ pé nìgbígbó ti pé ìdàkúmtùm ìlàsọ̀lát ìdà àtúsọ́lù ó ti yàbí náà so ó ti fẹ́ pé àsìkò ti fẹ́ pé fa àmsìkù húnna ìdá kẹsìkí ni kẹ́ẹ̀dá bí ma'aruf pẹ̀lú kíni pẹ̀lú nǹkan tó da ẹ gbọ́dọ̀ sọ pé ẹ fẹ́ dáhùn pa torí aburú torí pé ní jahiliya wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ fìyà jẹ obìnrin náà wọ́n máa ṣe tọ́lákù rẹ̀ tó wá ti wá kú díẹ̀ tí fi parí wọ́n tún dá padà again kéèké wọ́n fẹ́ fẹ́ o wọ́n tún wá tọ́lákù again wọ́n ní jẹ́ kó ọ̀ní rọ́kọ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ní jahiliya ọlọ́run fi ní pé wala tumsikuhunna dirọ́rọ̀ lìtà àtàdù àwọn tó wáyé pé ẹ fẹ́ dá wọn padà ẹ má ṣe torí pé ẹ fẹ́ ṣàbúrú fún wọn lọ́nà fi ní pé fa amsiku hunna bi ma'ruf afá ni pé ai bi rọ́jà tàbí àádá padà pẹ̀lú kíni pẹ̀lú nǹkan pè ní rọ́jà eléyìí ni àwọn evidences láti nu uh, alquran wa amma sunna ṣawari ti sunna fa hadith ibn umar òun ni hadith ibn umar almadi ta ti sọ tẹ́lẹ̀ wa kọ́ọ̀lù nabi anibi ni pé murhu falirọjíà even though a ti ní pé eh, kíra ń pé hadithi a lè ló fún ẹ̀rí rọ́jà òun ni àfàmọ́ ń lò and kìí ṣe rana kó ṣe pé a rí one evidence láti inú súnà ká tó gbà wọlé ó ṣàtúwá inú quran ó ti yàbí náà àwọn ní pé wà ajma al'ulama ala anna man tọ́lakọ̀ dúnà salas fa inna lahu rọ̀jàátà fil idda wọ́n ní pé àwọn àfáwọn wa panupọ̀ lódi pé èèyàn tó bá ṣe tọ́lá kò bìnrin tó yẹ pé tọ̀láàkì kì í ṣe tọ̀láàkì ẹlẹ́kẹta wọ́n ní pé ó lè ṣe rọ́jà á nínú ìdà torí pé tí ìdà bá ti parí ó ti wá ṣe gúúsùlù kò ṣe rọ́jà mọ́ o ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ ṣe akun jẹ̀dí tó àìkú fẹ́fẹ́ that particular padà wọ́n wá ní pé alhikma tu ha kí ni hikma arọ́jà wọ́n ní pé alhikma tu min arọ́jà ìtọ́ uzauj alfursota إذا ندم على إيقاع الطلاق وأراد استئناف العشرة الزوجية wọ́n ní pé hikma tó wà ń ni pé wọ́n fẹ́ fún ọkọ ní chance opportunity láti láti ronú pé ah, ìfẹ́ ṣètò lákùmọ́ tòtọ́ ayé pé òun nífẹ̀ẹ́ sí pé òun fẹ́ padà sí yàní marriage life a ti fún ní opportunity so three months is is a, is a very uh, uh, long time láti ronú ninety days ó tó láti ronú ó ti yàbí náà fàyẹ́jìdùl bá maftuhan amama so ilẹ̀kùn sí kí ó wà ń ṣíṣí fún ọkọ̀ náà tó bá fẹ́ padà sí àhàyàtùn zaujiyya wà hádá min rahmatullahi azawajal bí ibadihi wà lutfihi bihim so ilé wà lára rahmanullah tó ránṣe fún àwọn àwọn ẹrú rẹ̀ ó ti yé náà àti pé ṣẹ̀yà náà ò fẹ́ kí ẹ̀mọ̀ sí ni kí ẹ̀mọ̀ split báyẹn ṣẹ̀yà ò fẹ́ bẹ́ẹ̀ náà àwa ní pé ṣùrùtù kí wá ní ṣùrùtù ṣùrùtù ha kí ni ṣùrùtù àrọ́jà àwọn wa important ẹja church take note inshallah Wanipe ní pé bi rọ́jà bí ṣùrùtìn wọ́n ní pé valid pelu àwọn conditions kan meaning that àwọn nǹkan tó wà yín báyìí tí ò bá ti pé a sọ pé rọ́jà yóò ṣe kí ni complete wọn ti ṣe ó ti yà bíi ala ọkọ anyị dúnà làádàdì alẹ́dì yamlikuhu zauj kó jẹ́ pé tọ́lákù yẹn ó sì kpe sí nọ́mbà o si kere si nọmba so ti ṣe aláwọ̀kọ́ ó sì kéré si mẹ́ta tó meta ṣe ẹlẹ́kejì ó sì kéré si mẹ́ta si bá ṣe ẹlẹ́kẹta báyìí ó ti tán náà to tó kó kpe pé yẹn yóò That's the first condition. Ọ̀dọ́ wọn ní pé wọ̀húwà salas tẹ̀tìlìkọ́ ti lè hùr. Yóò mọ jẹ́ mẹ́ta fún èèyàn tó bá wà free. Èèyàn tó ṣe pé kì í ṣẹrú. Yóò mọ jẹ́ mẹ́ta fún that particular man. Wàsùnàtàní lè àbí àmọ́ tó èèyàn tó bá jẹ́rú méjì ni o. Èèyàn tó ṣe pé ẹrú ló jẹ́ tó wá jọ́kọ. Tó wá ṣe tọ́lákòbìnrin ó ní two chances. Àmọ́ èyí tó bá ti jẹ́ hùrù ó ní three chances. So yà mí? fa in istawfa adada tọ́lák tó bá ti kọ̀mplìtì nọ́mbà tọ́lák tó ní látàhìlù láhù kò tọ́ fún ọkọ náà kó fẹ́ obìnrin náà kò lè ṣe rọ́jà obìnrin náà hátà tẹ́ǹkì ha zaujan gọ́ẹ̀rọ tó fi wá fẹ́ another man ó ti fẹ́ nígbà tó wá fẹ́ tán wọ́n ṣe kí ni wọ́n yìí tún súnmọ́ra wọn náà lẹ́yìn bá wá ṣètò lákùrẹ̀ ẹ̀hẹ́n ó lè wá fẹ́ báyìí ó ti yàbí that's the first condition ó náà gbé kí ni ó gbọdọ̀ jẹ́ nọ́mbà tó yẹ pé kò tí pé mẹ́ta fún alhur méjì fún alabd then number two an takuna almutallaqatu madkhulan biha li anna ar-raj'a la takunu illa fil iddati wa ghayru almadkhul biha la iddata laha alayha wani pé ó fẹ́ òbí àwọn sọ̀rọ̀ kan kí tó tẹ̀síwájú ok so wọ́n ní pé èèyàn tá a ṣe tọ̀ lápò rẹ̀ ká make sure pé èèyàn ti wọlé tọ̀ that is èèyàn ti kí ni èèyàn ti súnmọ́ ó wá tún nìkan mi tó kí wọ́n sọ yín báyìí òun náà ni pé àbí wọ́n ti ṣe kọ́lúwà wọ́n ti ṣe kọ́lọ́ wọ́n ti jọ papọ̀ pé pé kò sẹ́nìbọ̀dì ń bẹ̀ mọ́ wọ́n ti jọ wà papọ̀ tí ò sẹ́nìbọ̀dì ń bẹ̀ mọ́ àwọn fáànà ọmọ sọ bẹ́ẹ̀ so bí àwọn bí Uthman bin Affan àti àwọn bí Ali àti àwọn sọ̀hábà mi náà so wọ́n ń pé lọ́dọ̀ wọn àti pé ó wọlé tọ́ àti pé ó ṣe kọ́lọ́wà kò sí ní fẹ́ṣin bẹ̀ torí pé tó bá ṣe kọ́lọ́wà possibility wà pé wọ́n ti súnmọ́ra wọn ó ti yàbí so antakuna al-mutallaqatu biha so kó jẹ́ pé èèyàn tá a ṣe tọ̀ láàkú rẹ̀ wọ́n ti wọlé tọ̀ àbí wọ́n ti ṣe kọ́lùwà pẹ̀lú rẹ̀ tí ò dẹ̀ sí ẹnìkankan ń bẹ̀ ó ti yàbí aha li anna rọ́jà látakúnù illa fìlì ìdàtì torí pé àyí ṣe rọ́jà àyàfi nínú kíni nínú ìdàbí wà gọ́ìrù àbí wọ́n ti ṣe kọ́lùwà rẹ̀ kò nídìí kó ṣe ìdà kankan ó ti àbí kò ní kò ṣe ìdá kankan náà lè kọ́ òlì tààrà tó ní gbólóhùn allah tọ́rọ ni pé yáyọ̀ lẹ́sìn àmánu ìdána káàtùmùl mùmìnàt thumma tọ́lọ́kùtùmùhùnà min kọ́bìlì àǹtàmàṣùhùnà famalakum alayhinna min iddatin ta'tadunaha ó ti ọlọ́sọ̀ ní àìpé ẹ̀yin tẹ́ jẹ́ mùmìnì tẹ́ bá ti fẹ́ òmùmìnàt ọ̀dọ́ àwọn mùmìnàt ọ̀run yìí wọ́n ṣe tẹ̀gílìbì níbàá ni torí pé eléyìí náà ó ṣe kí ó kọ́ àwọn kìtàbíyàtì náà àti pé àwọn mùsùlùmí wọ́n lè fẹ́ kìtàbíyàtì náà aha bọ́ọ̀kà mú wá alalgọ́ọ̀lì náà so tẹ́ bá ti ṣe kí ni tẹ́ bá ti ṣe nìka àwọn obìnrin tó máa tọ̀lá tùmù hùnà lẹ́yìn ìgbà yẹn ẹ wá ṣe tọ̀lá kù wọn min kọ́bìlì àǹtàmàṣù hùnà àmọ́ ẹ̀ ti súnmọ́ wọn ọlọ́sọ pé kí ni famalakum alayhinna min iddatin ta'tadunaha so wọ́n ní pé wọ́n ní idda kankan tán ṣe fún yín tó kò sí idda lórí àwọn obìnrin náà ó ti rí báwọn even though níbi àyà yìí nǹkan tán sọ mẹ́rin pé kí ni kẹ́hìn ti súnmọ́ bìnrin but a ní pé àwọn sọ̀hábà wọ́n tún àdì kankan sí wọn ní pé kí ni kọlùwà náà ti wà ń bẹ̀ àǹfà náà mọ́ sọ bẹ́ẹ̀ dáadáa ó ti rí àbí that's number two number three you know conditions ó náà ni pé kí ni àyìnyàkúnà tọ̀láàkú bí rọ ìrì ìwàdì kó ṣe pé tọ̀láàkú yẹn kò sí ìwàdù ń bẹ̀ torí pé tí ìwàdì bá ti wà ń bẹ̀ ti di kí ni ó ti di kúlù a lè sọ pé àì ṣe rọ́jà níbi ti yà bí so àyìnyàkúnà tọ̀láàkú bí rọ ìrì ìwàdì ká make sure pé tọ̀láàkú tán ṣe yẹn that separation kò sí pé bóyá ìwàdì wà ń bẹ̀ lè ànà lè ìwàdì fi tọ̀láàkú ju'ila li taftadi yalmaru atu nafsaha mina zawj torí pé taba ti taba ti fi iwadu síbẹ̀ taba ti sanwó fọ́kọ pé kó ṣe tọ́lá kò so owó yẹn ó jẹ́ bí ransom ó ti rárá rẹ̀ kó lọ́dọ̀ ọkọ náà so ọkọ kò ní any right fún ìyàwó yẹn mọ́ kódà la fi ní pé kódà gan tó wáyé pé wọ́n ṣe kúlùrù ó yẹ kó mọ wọ hijabu fún ọkọ náà kódà gan kò yẹ kó mọ ṣe kọ́lùwà torí pé kì í kò wà lára hukumu zawjati mọ́ kìí ṣe sàrájà fún ọkọ̀ náà ó ti yàbí a kà ní pé the only thing the only right tí tọkọ yẹn ní òun náà ni pé ó lè ṣe kìtìbà rẹ̀ nígbà tó ń ṣe ìdá lọ́wọ́ bákan náà ó lè fẹ́ nígbà tó ń ṣe ìdá lọ́wọ́ that's the only thing tóun ní ó ti yé bọ̀ pé ó kọ́ fọ́sẹ̀ pé kó ṣe rọ́jà kò lè fọ́sẹ̀ torí pé pàdé bẹ̀ pé so àti pé ó yọnu sí kò yọnu sí wọn lè ṣe rọ́jà obìnrin ó ti yàbí a pàdé bẹ̀ ṣọ́ta àlà àmọ́ níbi húlùrù ó gbọ́dọ̀ yọnu sí ká tó lè fẹ́ padà ó ti àbí náà wọ́n wá ní pé ókè wọ́n tẹ̀ wá sọ yín báyìí wọ́n ní pé wàlà yásùlù láhàzálík má àrọ́jà so wọ́n ní pé tá a bá sọ pé owó yẹn kò túmọ̀ kankan a jẹ́ pé kí wá ní túmọ̀ pé bí wọ́n ṣe fídí ara rẹ̀ kò túmọ̀ nǹkan mọ́ lẹ́yìn ó ti gbowó ọ̀rẹ́dì a tún ní pé ó lè ṣe rọ́jà so wá ní mínì ìnáwó tó san ó tí àbí kò ní túnmọ̀ mọ́ ọ wá ní pé fàlátà hìlú ilá bí akidin jẹ̀dídín bìrìdọ́ha so wọ́n ní pé kò lè fẹ́ àbí kò lè ṣe rọ́jà fún obìnrin this particular woman again yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ ṣe akidun jẹ̀díd pẹ̀lú rídọ̀ obìnrin náà pẹ̀lú eh, pleasure obìnrin náà then number four wọ́n ní pé àyìnyàkúnà nìka sọ̀híhan kó ṣe pé nìka ta ṣe tọ̀lá ta fi ṣe tọ̀lá kù kó jẹ́ nìka tó wà ó ti àkójẹ́ kí ó ṣe kí ni kó jẹ́ nìka tó wà sọ̀hí torí pé nìka tí ó ṣe nìka òun sọ̀hí kò lè ṣe tọ́lákù mbẹ́ torí pé tọ́lákù ó jẹ́ fárọ̀rùn láti bo láti nìka ṣùgbọ́n ní pé nìka ẹgbẹ́ ò sílẹ̀ tẹ́lẹ̀ ní first place so kí wá níjọ́ ń pè ní tọ́lákù mbẹ́ ó ti àbí so kò sí rọ́jà níbi èyí tí kì í ṣe nìka òun sọ̀hí wọ́n wá ní pé fàlà rọ́jà àtà ìdà tọ́lákọ́ fi nìka ìfàṣì so kò sí rọ́jà fún ọkùnrin tó bá ṣe tọ̀ láti ibi nìka tó wà fásid even though nìka ń fásid lọ́dọ̀ àwọn àfáà tó bá sọ pé nìka ń fásid òun náà nìka tó ṣe pé ìtìláfù wà ń bẹ̀ nìka tó ṣe pé àwọn gbà for instance nìka àbìdú ni wẹ̀lì nìka táwọn ṣe tí ò sí so àwọn àfáà mi ni pé nìka tí wọ́n ṣe tí ò sí pé ó wọlé ẹ̀ afá súnà náà ní ṣàlá pé wọ́n ní pé ó wọlé but most àwọn afá nǹkan sọ pé kí ni kò wọlé torí àwọn evidence tó pọ̀ so irú nìkan ìsọyí mọ̀ jẹ́ kí nìkan fásid wá fásid ni bọ̀ nìkan tó ṣe pé gbogbo àfá ló gbà pé kò wọlé òun pè ní kí nìkan batil ó tí àbí so àmọ́ wọ́n ní pé kò sí rọ́jà níbi nìkan kíni fásid dàdí sí ọba gbà pé tí wọ́n bá wà pé nìkan òun yẹn kò wọlé tó bá gbà ọ̀ lè ṣe rọ́jà ń bẹ̀ ó ti àbí náà fa idha lam yasiha zawaj lam yasiha tọ́lá torí pé tí zawaj tí ò bá ti wà tí ò bá ti wà valid adéwé tọ́lá kùnà kò sí kí ni kò wà valid li annahu far'uhu torí pé ó jẹ́ far'un ó jẹ́ bí branch látara an wa idha lam yasiha tọ́lá lam bákan náà tí tọ́lá tí ò bá ti rinlẹ̀ adé pé kò sí nǹkan tó ń jẹ́ rọ́jà na number five wọ́n ni pé a ń takú na rọ̀jọ̀ atú fìlì ìdá ká make sure pé rọ́jọ́ eh, eh, àyẹn wọ́n ń ṣe ní àsìkò ìdá the call it ala torí gbólóhùn àlátọ́ ni pé wà bùrù látùhúnná àhákùbìrọ̀dìhínná fìdálì àì fìlì ìdá so àwọn bùrúùl àwọn bùrúùlà àwọn ọkọ wọ́n lè ṣe kíni wọ́n lè ṣe rọ́dù àwọn ìyàwó padà àmọ́ nínú ìdá wọn then number and the last condition ọ̀nà ni pé an takuna rọjàtú munjazatan so kó ṣe pé rọjà yẹn wọ́n ṣe ní táìmì yìí bá ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣe ó wà implemented by falatasihu muallakotan wọ́n ní pé rọjà ò wọlé tó bá ṣe tààlíkù rẹ̀ wọ́n gbé ba pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ máa ṣe rọjà ẹ̀kí wọ́n ṣe tààlíkù báyìí àbí wọ́n gbé kalẹ̀ pé tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ so màá ṣe lọ́jà tẹ́lẹ̀ ò bá ṣẹlẹ̀ ìní ṣe lọ́jà ẹ̀ tó bá sí nǹkan bá yí tó bá yí padà màá ṣe lọ́jà àmọ́ tó bá yí padà ìní ṣe lọ́jà o so àfáà ni pé irú eléyìí wọ́n ní pé kò wọlé pé èyí tó wọlé ni pé kẹ́ẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí so wọ́n ni pé kàkọ́ọ̀lì kó sọ pé ìdá hásọ̀lá kadà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ fakọ̀dẹ̀ rọ̀jà àtúkì adé pé mo ti kíni mo ti dá ọ padà ọdún sọ́rọ̀ ìṣó correct so uh, Ibn Semin wọ́n lọ́rọ̀ nípa masala yìí olùka tó kànkan tí wọ́n sọ ka ọkọ̀ nù ti pé ọ̀rọ̀ yìí kí ẹ̀mọ́ wà very careful tẹ́ ẹ̀má ti ní pé àwọn afá ti ní khilaf nǹkan tó bá ti wà sífà ní kí ẹ̀mọ́ ṣe ó ti yàbí nǹkan tó bá ti wà sífà òun náà ní kí ẹ̀mọ́ ṣe but ewu ló correcti òun la fẹ́ inshallah bọ́ kí ẹ̀mọ́ sá fún kíní o kí ẹ̀ ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí nìkan gbogbo yá èèyàn ó ti rí báwọn bọ̀ ṣó correct pé kò wá wọlé báyẹn òun la ní ṣùgbọ́n so ibn tẹ̀mí rahimahullah ó ní pé ẹ̀wọ̀n pé ọ̀rọ̀ tọ́lá ìbádà kọ́ àbí ọ̀rọ̀ tọ́lá kìí ṣe ìbádà bí afá ní pé al-aslu fi gọ́ìrìl ìbádà al ìpìlẹ̀ níbi ìgbà tí ń ṣe ìbáadà ó náà pé kí ni nǹkan tó tọ́ ni so ń yàbí àfáà ni pé hátà yakuma delil alalmana tá a fi wá rí ẹ̀rí tó sọ pé kò wọlé wàlíháàdà ẹ máa gbọ́ o wàlíháàdà kọ́ọ̀lá báàdù ahlil wọ́n ní pé for this reason apá kan nínú àwọn àfáà wọ́n ní pé ìnáha àmọ́ èèyàn wá ṣe tààlíkù rẹ̀ èèyàn èèyàn gbé lórí pé lórí ṣáàrùtù kan pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ máa ṣe rọ́jà rẹ̀ so wọ́n ní pé àwọn fáàmì sọ pé ó wọlé àwọn fáàmì sọ pé kò wọlé àwọn mí ni pé ó wọlé torí torí kọ́ìdà pé gbogbo ìbá nǹkan tó ṣe pé kì í ṣe ìbáàdà á sì pé kí ni nǹkan tó tọ́ ni wọ́n ní pé wàhálà kọ́wúlú àsọ pé nǹkan tá a sọ yín báyìí òun ló ṣe kí ni òun ló correct ó ti àbí nǹkan tá a sọ nígbà òun ló ṣe kí ni òun ló correct bọ̀ afáwọn sọ̀rọ̀ kan yín báyìí wọ́n ní pé wà kúntù àtàháyà bolùkọ́wọ́lá bí afá ní pé àmọ́ ní tẹ́lẹ̀ àti sọ kí ni ọmọ lè fún mi èmi kàmọ̀ lọ́kàn mi pé kí ni ò correct àmọ́ ìyìn lè sọ jáde ẹ mọ̀ gbọ́ o torí pé níbo náà wà wọ́n wà ní sòríyà tó ṣe pé ọmọ lọ bá tàbí ni àwọn hanabila àna hanabila kí lọ́n sọ òun náà nìkan tá a sọ yín ìbànú sọ yìí afá ní pé kúntù àtàháyà bú alkọ́wọ́lá bí pé ìpé kíní yìí lè sọ tẹ́lẹ̀ lè anna lẹ́dínà àmàmàna dà ìmà torí pé àwọn èèyàn tó wà níwájú wa ní ìbà yìí gbogbo àwọn mọ̀ sọ pé haza kọlu jùmùhù nìkan tá masala àmọ́ nígbà tí mo ṣèwádìí mo padà rí pé eh, masala yìí àmọ́ ló bóyá anadọ̀rú fìlà àdìlà wà ń kọ́ lálùkọ́ il àfáà ni pé so tá a bá ti rí pé masala kan wà tó ṣe pé kìláàfù wà ń bẹ̀ tó dẹ̀ strong gẹ́gẹ́ bóyá ó kà sọ pé mo ìgbà ni o ó mú kankan wá ni o ìrẹ́ pé kìláàfù ni tó ẹnìgbà ó lè sọ pé mi ìgbà náà ni so fọ̀fàlẹ́sà kúlù kìláàfin já mọ̀ àtàbàrọ̀ ìlà kìláàfà láwù hàzùmìnà nàzọ̀rì kì í ṣe wo kìláàfù tó bá ti wá láàmà ṣe kìláàmà fún ní ìtìbà láàmà consider àyàfi tá a bá ti rí kíra tó ṣe pé wọ́n mú nǹkan kan wá tó strong ẹ̀hẹ́n àlewò so àfáà rí pé mo wá rí ìláfù tó strong nípa mọ́ṣálà yìí so èyàn ṣe kí ni èyàn lè wo kí ẹ mọ nǹkan tó correct ń bẹ̀ wà fáà ní pé nǹkan táwọn gbà ní pé kò correct àmọ́ tẹ́ ẹ̀ bá wà níbi sòríyà tó bá lọ kọ́ọ̀tì nǹkan tó fi tán lọ́fi dájọ́ òun náà so kẹ́ ẹ̀ very careful ó ti yàbí now so àwọn eléyìí ni conditions àrọ́jà uh, uh, tí ó fi wà tí ó fi wà valid àwọn ni pé bí mata sulu àrọ́jà wọ́n ni pé kí náà nǹkan tó yẹ pé uh, ó lè fa àbí ó lè ó lè jẹ́ kí rọ́jà kó ṣe kí ni kó wọlé bóò láti mọ́ ń ṣe rọ́jà kèfí yàtù àrọ́jà bóò láti mọ́ ń ṣe rọ́jà wọ́n ni pé tá sulu rọ́jà bí láfdì wọ́n ní pé a lè dá ìyàwó padà pẹ̀lú kíni pẹ̀lú gbólóhùn báyìí bí ká sọ pé rọ̀játù mọ́ àti kí ló sọ rọ̀játù ìmọ̀ àti mo ti dá padà my wife mo ṣe kíni mo ti dá padà àbí kí sọ pé wà rọ̀dà tú ha mo ti dá padà náà ni àbí kí sọ pé wà á tú ha láti àádà mo ti dá padà náà ni wà àmsà tú ha bí mo ṣe kíni mo dá padà náà ni gbogbo ìṣá gbogbo àwọn kìnnì mùtàrọ́dì fún gbogbo àwọn kìnnì so synonyms ló jẹ́ àbí kí n sọ pé wàrọ̀jà túhà mo dá padà ní gbogbo ẹ̀ kó ṣáà ti sọ nǹkan tó yẹ pé ó tọ́ka sí pé ìyìnṣe tọ̀lá kù mọ́ gbogbo nǹkan tó sọ yín bá kì í ṣe àlàsẹ̀bílì hasri o yege bóyá wọ́n lè ṣíta pé bóyá nǹkan tá a lè sọ lélẹ̀ yìí nǹkan tó yẹ kó bá tọ́ka sí pé mo dá padà náà ni náà sọ yín báyìí so yá that's number one a lè ṣe rọ́jà pẹ̀lú kíni pẹ̀lú gbólóhùn wàtá sùlù Be what is zawjati bákan náà a lè ṣe rọ́jà pẹ̀lú kíni pẹ̀lú pé kéèyàn kó súnmọ́yàwó ìdánáwà bìdálíkà rọjà àtàhà tó bá yẹ pé ó gbà lérò pé òun fẹ́ ṣe rọ́jà obìnrin náà tó bá gbà lérò pé fẹ́ ṣe rọ́jà obìnrin ó wá kíni ó wá súnmọ́ so a sọ pé kíni ó ti ṣe rọ́jà náà nìyẹn kì í ṣe bọ̀tọ́ ẹ̀ pé ó wá ṣe tí ò wá ní níyà nǹkan pé òun fẹ́ ṣe lọ́jà nǹkan wà láti dín níyà bí so ẹjáwó nǹkan tí ibùsùn mi sọ parẹ̀ torí pé reality nǹkan táwọn fáwọn anẹ́bẹ̀lá mọ́ sọ náà ni pé ó lè ṣe rọ́jà obìnrin bìdú ìníyà pé ó kàn súnmọ́ náà ni ó ti ṣe rọ́jà náà nìyẹn ẹni ẹni kìíní ẹni báyìí kìí ṣe ìbádà kìí ṣe ìbádà so tó bá ti súnmọ́ tí ò ní níyà pé òun fẹ́ ṣe rọ́jà ẹ̀ lọ́dọ̀ àwọn fáwọn anẹ́bẹ̀lá tó bá wò tó bá kọ ọtí rọ́ṣà náà nìyẹn torí pé ọtí súnmọ́ àǹfààní ni pé ara ó ní níyà so lórí gbólóhùn pé ó gbọ́dọ̀ ní níyà tó bá tó bá súnmọ́ nǹkan bìdú ní níyà rọ́jà kókè tó kí ló wá ṣẹlẹ̀ ń so ibùdó tèmi ni pé bẹ́ẹ̀ bóyá ká mọ́ tó pé kí ní ẹ̀gùn ẹja sọ nǹkan tó sọ ń bẹ̀ òun náà ni pé tó ayé pé for instance padà lóyún látara bẹ́ẹ̀ so òun náà máa ní wátúwù ṣubha láìkẹ́ ìyàn súnmọ́ bìnrin àmọ́ pẹ̀lú ṣubha ó ti yàbí so in such, in such instance wọ́n ní pé ọmọ yẹn kò lè jẹ́ ọmọ zina ọmọ yẹn kò sí kíni kò lè jẹ́ ọmọ zina wọ́n sì kíni wọ́n dá padà sọ́dọ̀ bàbá náà ni bákan náà à ní ṣe hádù bàbá lórí hádù zina àmọ́ wọ́n ṣe tààzírù rẹ̀ that is wọ́n máa bá wí to tó mọ̀ pé ọ̀fẹ́ dá padà kí lọ súnmọ́ fún ó ti àbí ó ti àbí so nǹkan tó bá wu kọ́ dí tó bá ti wo pé òkè kí ló kí ló bá mú báyìí kébé ká ṣe báyìí ẹja ẹja ẹja fún ní bí blábà bí thirty ẹja fún ní twenty ó ti àbí so o lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àmọ́ wọ́n ṣe tààzírù rẹ̀ lórí gbólóhùn pé a nídi níyà ká tó ṣe ká tó ṣe wọ́túwò fún rọ́jà bọ̀tọ́ àìpé kò sí níyà mẹ́kò kò sí kà tó kàn wá ọtí bá sùn àbí ó ti tánà nìyẹn ìwọ lọ́nà ọtí dápadà nìyẹn ó ti yàbí náà ọ wá ní pé min ahkami at-talaqi ar-raj'i so ìfẹ́ ká pẹ́ ó pọ̀ torí pé a ti fẹ́ parí dáwọ́rọ̀ bákanbákan so nǹkan ta fẹ́ ká ó sì pọ̀ díẹ̀ so a kàn mọ́ ṣe múrù ní jẹ́rẹ̀ insha ta'ala a ní pẹ́ ó pọ̀ insha ta'ala madamat fil idda wọ́n ní pé obìnrin tá a ṣe tọ̀láàkù rẹ̀ ní tọ̀láàkù rọ́jẹ́ì wọ́n ní pé yóò mọ̀ jẹ́ záújà fún ọkọ as long as pé ó ṣì wà níbi ìdà òun la fi sọ pé kí ni definition tọ́lák a ní pé kí ni kí la pè ní definition tọ́lák ṣara'an ẹ̀ rántí kí la pé tọ́lákù ṣara'an halu koidi nikah halu koidi nikah baadihi akulihi gada sọ náà ni àbí pé ká tú okùn tó wà níbi nìká ká tú kó mẹ́ ìdá ká tú gbogbo ẹ̀tẹ́ yẹn àbí ká tú apá kan níbẹ̀ a ní pé báàdù tó wà ń bẹ̀yẹn ó ń padà sí kíni tọ̀lá kò rọ́jì torí pé ìyàwó ló jẹ́ ní apá kan ní another another angle kìí ṣe ìyàwó ó ti yà bí apàdé mẹ́ṣọ́ ta àlà so wọ́n ní pé láhà máa lè zaujá ti bẹ̀rẹ̀ náfàkọ̀ so wọ́n ní pé ìyàwó yìí tó pé ó tó jẹ́ tọ̀láku mùtọ́lákọ̀ ọ̀rọ̀ jẹ́ ìyá wọ́n ní pé gbogbo nǹkan tó yí pé a mọ́ fún ìyàwó a mọ́ fóun náà bí kẹ́ mọ́ fún ló jẹ́ bí kẹ́ mọ́ náwó fún kí ẹ̀ jẹ́ kó mọ́ gbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà àléhà má àléhìnná min luzumil maskan bákan náà nǹkan tó yí pé ó jẹ́ ráìtì fún àwọn ìyàwó lórí àwọn kan tó jẹ́ right fún ọkọ lórí àwọn ìyàwó náà ó ti bá wọn yóò mọ̀ wà fún this particular woman tó ti tọ́lá kù ẹ̀ ní tọ́lá kù rọ́jẹ́rì bíi pé kó mọ̀ wà ń lé wà láha án tàtà zayyana láhù bákan ó lè ṣe kíni ó lè ó lè bi fara rẹ̀ fún ọkọ tó ń yàbí wà yáhùlù bí hà kódà ó lè ṣe kíni ó lè ṣe kọ́là pẹ̀lú rẹ̀ àmọ́ wọ́n sọ ọkàn yín báyìí wà yàtọ̀ wà yàtọ̀ uha ó lè ṣe kí ni ó lè súnmọ́ àmọ́ tó pé ó ní níyà pé òun fẹ́ ṣe rọ́jà à tó bá níyà pé òun fẹ́ ṣe rọ́jà à ló lè súnmọ́ o àmọ́ tí ó bá níyà pé òun fẹ́ ṣe rọ́jà kó mọ́ súnmọ́ wà ilá wọ́n ṣe tààjírù rẹ̀ ṣó ń yàbí náà bọ̀ tó pé òun ti wọ́n lè jogún ara wọn tó bá kú ní àsìkò tó yẹ pé ó sì ṣe ìdá lọ́wọ́ so ń yà mí náà but ó wá ní àwọn ìbòmí tó yẹ pé ó wà different sí àwọn ìyàwó òun náà ni pé for instance ẹ mọ̀ pé tẹ́yìn bá ti ní àwọn tó pọ̀ a máa ń ṣe kí ni a máa ń ṣe kọ́sùmù a máa ń pín alẹ́ fún àwọn ìyàwó àbí so àwọn àfáà ni pé àmọ́ ilé tó yẹ kí a ṣe tọ̀láàkù ẹ̀ tó jẹ́ tọ̀láàkù rọ́jẹ́ yìí à ní pín kankan fún ó máa dá wà ní ó ti yà bí dẹ̀ nínú àwọn nǹkan mi tó kó fi yàtọ̀ sí àwọn ìyàwó normal wives òun náà ni pé ẹ̀rùn pé normally akọ̀dé bẹ̀ ọ̀rọ̀ kan pè ní alhadona ta ló máa tẹ́kẹ̀ ọmọ ẹ̀rùn pé tí ọkọ àti ọtọ́ bá ti pínyà ọmọ tí ò bá ti pé seven years so wọ́n ní pé àwọn obìnrin ló wà àhákù sí hadona àwọn obìnrin ló yẹ kó máa tẹ́kẹ̀ ọmọ náà àwọn tó bá ti wá pé seven years old tó bá jọ́kù ni wọ́n wá ṣe tàkíyù rẹ̀ pé tọ̀ ṣé ọ̀fẹ́ lọ sọ́dọ̀ àbá ni àbí ọ̀fẹ́ lọ sọ́dọ̀ ìyá èyí tó bá ti choose bẹ́ẹ̀ àmọ́ èyí tó bá ti jóbìnrin yóò lọ sọ́dọ̀ bàbá ni àgbà débẹ̀ ṣọ́ta àlà so ibi tá lọ ni pé kaníkà ọmọ ẹni sí báyìí wọn tí ì pé seven years normally ó yẹ kó wà lọ́dọ̀ obìnrin àbí but tó yẹ kó wá lọ fẹ́ another man tó yẹ kó wá lọ fẹ́ another man àwọn ọmọ yẹn wọ́n padà wọ́n padà sọ́dọ̀ bàbá kò báyìí pé wọ́n tí ì pé seven ṣé ń fọ́lọ́ báyìí náà kọ́ wá zoom pé bóyá wọ́n á ṣètò ọ̀lá ibi tó wà náà bóyá ìwà tó wù ní ibẹ̀ ó tún lọ wù níbẹ̀ náà wọ́n tó wá ṣe tọ̀láàkù ẹ̀ níbẹ̀ náà tó wá dé tọ̀láàkù rọ́jìí so àwọn ọmọ yẹn wọ́n lè wá padà sọ́dọ̀ ìyá ní táìmì yẹn so ń yàbí ní táìmì yẹn wọ́n lè padà sọ́dọ̀ ìyá so ìkan tó fi yàtọ̀ sí àwọn otherwise nìyẹn àti àwọn kan mi tó yẹ pé àwọn àfa sọ but generally kò yàtọ̀ sí ìyàwó fún ọkọ so ń yàbí náà ọwọ́ ni pé láàyù ṣàrọ̀tù fi rọ́jà á rídọ̀lmọ́ra a ó wà lè yíha wọ́n ni pé kì í ṣe májẹ̀mú níbi rọ́jà á pé kí ìyàwó kó yọnu sí rọ́jà yẹn àbí wàlíyù rẹ̀ so wàlíyù rẹ̀ àbí the particular woman kì í ṣe condition pé kan yọnu sí rọ́jà yẹn torí pé ọlọ́sàn kò á ní pé kí ni wàbùrù làtùhúnná ahaku bi rọdihinna fi dhalika in arọdu islaha so ọlọ́run dá kíni padà sọ́dọ̀ kíni àwọn ọkùnrin ó ti yàbí then number three wọ́n ní pé èyí bá wọn important wọ́n ní pé yẹntẹ́hì wákìtò rọ́jà bìntìhá ilẹ̀ ìdá wàtàtà dùbì sàlásì hiyadin wọ́n ní pé àsìkò rọ́jà máa ń parí pẹ̀lú kíni pẹ̀lú àsìkò ìdá wọ́n dẹ̀ sọ pé àsìkò ìdá haidu mẹ́ta ni fàìdà tọ́hùrọ̀t wọ́n ní pé tó bá ti mọ́ àrọ̀jẹ̀ ìyàmínà haidọ̀ ti àsàlísà wà láìmìyàrtàjẹ́ ha zàójú ha bánat minhu bẹ̀yìnú nọ́tàn sógọ̀rọ̀ wọ́n ní pé ọkọ̀ wá dá padà lẹ́yìn wà tó ti ṣe haidà ó ti wá mọ́ falam tahila lahu wọ́n ní pé obìnrin náà ò lè jẹ́ halalu fún ọkọ ilá bi akidin jẹ̀dí tán fi wá ṣe akidin tuntun bí ṣùrútì pẹ̀lú àwọn ṣùrútù akidin àti sọtẹ́lẹ̀ min waliyin ti waliyu ni wa ṣahidẹ́ adà ti ti ṣahid náà ṣuhud ọ̀dọ́ àwọn fámi wọ́n tó wá sọ wọn kan pé ó tún extend sí àsìkò tó pé kò tí ṣe gúúsùlù ó ti parí ìdá ló ti parí haid ẹlẹ́kẹta ó ti mọ́ ọ̀rẹ́dì àmọ́ kò tí ṣe gúúsùlù wọ́n nípa àsìkò ẹ̀ náà wọ́n sì lè ṣe rọ́jà àdẹ náà ó ti yàbí but ẹ̀hàn pé òun náà lè fẹ́ máa dúró pé bóyá ń padà ṣe rọ́jà mi kí n má ṣe gúúsùlù so ìgbà ó ló lè kọ̀tí àti mọ dúró ó dìgbà àsìkò sọ́lá ẹ̀wì sọ ẹ̀hàn pé sọ́lá tí wàá tó bá ti tó báyìí ó gbọ́dọ̀ kírun àbí yóò lọ ṣe gúúsù náà ni ó ti yàbí aha tùkà àtúnkè bóyá ó parí ó parí haid ẹlẹ́kẹta ní bí abi bí abi eight láàárọ̀ ẹ̀hàn pé bóyá ó di bí abi one thirty ká tó kí zuhur ẹni gini ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so ẹ̀hàn pé ní ṣìbáyìí ó gbọ́dọ̀ ṣe gúúsù ní bí abi one o'clock tó fi kínu àmọ́ ó lè dó láti eight wọ bí twelve bóyá ọkọ̀ padà ronú ó ti yà bí aha so ibi ìgbà tó ẹnì gangan ni kíni òun náà ni ìgbà tó bá ti ṣe gúúsù rárá ẹ̀wọ̀n pé ní ṣùgbọ́n àsìkò zuhur onígbà tó ẹ́ndì kò tó ayé pé àsìkò tó kù ó sì lè ṣe gúúsùlù tí ó fi kírun ó lè dúró táìmì ẹ̀ náà ó ti yàbí náà ọwọ́ ní pé nọmba 4 nínú àwọn ahkam ọ̀nà ni pé ta'udu rọ̀jẹ̀íyá wàlbá'in alẹ́tì tàzàwájá ha zaujú ha alàmàbákìyà láha ah, min adari tọ́láàkì wọ́n ní pé èèyàn tó jẹ́ rọ̀jẹ̀íyà pé kí wọ́n ti dá padà nísìnyí wọ́n tẹ̀ tí wá dá padà already kó tó parí ìdá wọ́n dá padà ó ti yé àbí àlbá ìnàbí èèyàn tó yẹ pé wọ́n dá padà àmọ́ padà á fẹ́ pé méjì ní ṣùgbọ́n ìgbà tó ń ṣe ìdá lọ wọ́n dá padà eléyìí ó parí ìdá tán wọ́n dá padà àmọ́ padà á fẹ́ again ṣó ń yà bí wọ́n ní pé àwọn méjì yìí Eh, wọ́n ní pé àlàmàbákì eh, eh, aláha min adi tọ́lák so a ṣì mọ ka tọ́lák yẹn ká àṣù pé nísì báyìí rọ̀jẹ̀ ìyá nísì báyìí ó ti ṣe aláwọ̀kọ́ ó ṣe ẹlẹ́kejì àmọ́ kò tí ì parí ìdá wọn dá padà ó sì kọ ẹ̀yọ̀kan àbí tó wá ṣe pé ó ti parí ìwọ̀n dá padà àmọ́ wọn padà á fẹ́ ó sì kọ ẹ̀yọ̀kan náà ni ó ti àbí ó sì kọ ẹ̀yọ̀kan náà ni kódà kó báyìí pé ó ti lọ fẹ́ lómi bẹ́ẹ̀ni káàzù pé bẹ́ẹ̀ ó ti lọ fẹ́ lómi gan ó wá padà ó sì kọ ẹ̀yọ̀ kan náà ni ni pé aṣetọ̀ lákàlá ọkọ wọ́n dá padà ẹlẹ́ẹ̀kejì wọ́n dá padà ẹlẹ́ẹ̀kẹta wọn sọ́rí aláọkọ wọ́n dá padà ẹlẹ́ẹ̀kejì wọn wá dá padà ó wá lọ fẹ́ nǹkan wá ṣẹlẹ̀ wọ́n wá ṣe níbẹ̀ mo tún wá fẹ́ padà again ó sì kọ ẹ̀yọ̀ kan à ó ba báwọn àní tata fresh àní tún bẹ̀rẹ̀ ó ti yàbí àní tún bẹ̀rẹ̀ now then lastly wọ́n ni pé fa ìdá staufa ma yamliku min adadi tolak fa tolako hasalasan harumat alayhi wọ́n ni pé tó ti wá complete number tó ní láti fi ṣe tolako rẹ̀ a ní pé èèyàn tó bá eh, free man mẹ́ta bí èèyàn tó jẹ́ rú méjì ti wá complete re wọ́n ni pé harumat alayhi yóò mọ̀ jẹ́ haramu fún kó fẹ́ wà bá nàtìmínú bẹ̀yìnú nathan kúbọ̀rọ̀ ó ti wá surface kó lọ́dọ̀ ọkọ àmọ́ in the major way fàlá tẹ̀hìlù láhù hàtà yàtọ̀ áhà zaujun gọ́ìrù so kò wá kò lè jẹ́ halálò fún this particular man kó fẹ́ ọ̀n ti tẹ́lẹ̀ mi bá padà fẹ́ ó ti wá súnmọ́ kìí kó bóyá ó fẹ́ pẹ̀lú àníyàn pé a fẹ́ kó jẹ́ halálò fún particular man yìí ara o a fẹ́ pé mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kan wá ṣẹlẹ̀ àwa ṣe tọ̀lákù rẹ̀ àwa dá padà ó ti yà bí yóò ó lè wá padà lọ sọ́dọ̀ this particular man àmọ́ ní táìmì yìí wọ́n lè wá tún bẹ̀rẹ̀ ó ti bá àmọ́ nǹkan ti bàjẹ́ allah mustahad ọwá ní pé àmọ́ bìnìkáhín sọ̀híhìn àmọ́ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú kíni pẹ̀lú nìká sọ̀híhìn alẹ̀ ti mọ àwọn àrùkárùn nìká àti àwọn kíni àti àwọn ṣòrótù nìká tó fi mọ́ jẹ́ nìkáhùn sọ̀hí so ẹjá rúbẹ̀ ṣọ̀tà alá tó bá ti di ọ̀la a lọ sí al'ila inṣàlá so mọ̀ bí kẹsàn bá ìjábẹ̀ inṣàlá náà náà náà yẹ